برجل يمنى ثم آتية برجل يمنى ثم آتية بكل عمر وإنسان لمسلمين بكل عمر وإنسان لمسلمين الله يكفي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 ẹ jẹ́ kí a tún inú rò síwájú ọlọ́run ọba tó dá gbogbo wa ẹlákan sún díẹ̀ ká má jẹ́ àwọn tó jòkó lójú kásì pé arábalẹ̀ nínú àṣẹ́jú méjì tá lò ní jòkó yìí táwà lò ọ̀pọ̀lọpọ̀ ọdún àti àìmáyẹ ọdún láyé kádàrá ní gbogbo nǹkan àkọọ́lẹ̀ ní gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run وكل شيء عنده بمقدار àsìkòtọ́lọ̀ láàdé láàdé àsìkòtọ́lọ̀ ní a ẹjọ kódà nítorí tọ́lọ̀ tàbí Muhammad òun náà lẹ́jọ kódà ṣùgbọ́n ni ọpẹ́ wíwà láyé táwà láyé ọpẹ́ ni Alaafia ta ni. ọpẹ́ kẹta tí a jọ òun náà ni wà nínú Islam ta wà nínú Islam ọgbọ́ kẹrin tá dá fọ́lọ́run òun náà ni káwà nínú Islam lóòtọ́ ṣùgbọ́n ìfẹ́ ànábì ń bẹ lára púpọ̀ kọ́dà bí ò ti ẹ̀ tí tó òun ló dá ní jòkó látàárọ̀ kìí ṣe pé torí pé àfá ńlá kan bọ̀ nígbàtí alkùránì òpé méjì tó sì jẹ́ pé anna Muhammad wa kainá kí ma ń bá ohun ní gbogbo àwọn àfáà náà ń poló láti pé àfáà kan bọ̀ àfáà kan bọ̀ ife olohun àti fẹ́ ànábì ní ń dàí láàmú ọlọ́run jẹ́ na náà máa pọ̀ sí torí tí fẹ́ náà ààyíwá Yunus ọlọ́nkú sí bẹ́ẹ̀ dílẹ̀ kòkó ọdún kú ìdún tọ́lọ náà ní kí a máa wá pèkì ọ nílùú yìí lásìkò yìí láyé yìí àwọn kan náà ni wọ́n dájà orí ibúlẹ̀ táyé sì máa bá wọn náà wọ́n dájà tẹ́tẹ́ àtọtí àti bàjẹ́ àtàgbèrè àti mọ́kúmu wọ́n dájà rẹ̀ lẹ́ wọ́n sì tún máa polú ẹ̀ tí wọ́n sì máa ríjọ ń bẹ́ pàápàá

ẹ̀yìn alásàlátù àtòríjálàbí gbogbo ọ̀nà tá ń gbà jẹ́ afá tẹ́ dálé kéwúlẹ̀ tí bá ní máa dáyẹ́ kọ nílọ́kọ̀ kan mọ́sà ìdákọ̀ ẹlòmí àfá alátẹ̀gbá òfikárí gbogbo ẹ̀yìn afá yókù náà pátápátá ẹ̀yìn alásàlátù wa tẹ́jẹ́yà tẹ́yìn náà fásikò ilẹ̀ fọ́lọ́hun ọ̀rẹ́dórí àwọn ọmọ mi àti àwọn àbúrò mi kéékèèké àtàwọn tàà jẹ́ ìjọmọdé tí a ń kàwé ní àbáǹkéwú àbáǹkọ́sẹ́ tọ́lọ̀ ń fò ní sọ kankan wa nítorí Islam àkòrí ni láàrin ìṣẹ́jú kan àbí àbọ̀ ìṣẹ́jú àádìde tàákí ọlọ́run tàbá kí ọlọ́run tán àáríká bá inú sàmà tàwà fòkiri àákí annabi látara rẹ̀ bá ti máa ṣe tàbá wá jòkó èyí ẹnu tọ́lọ̀ bá wá ní àjọsọ nípa títóbi ọlọ́run àti títóbi ọlọ́run lára èmi náà tọ́pìkì wa ni pé kò sí ẹ̀dá kan tọ́lọ́run ti ráre láyé ọ̀rọ̀ tábàrà sọ̀nà ó ti wọ́n ma kẹ́nìkan mọ́ rò pé òun jobless nínú ayé yìí kí mú ti ẹ̀wáyé fún ká má dá Ọlọ́run lẹ́bi ká èyí tó tóbi àti èyí tí a rò pó kéré tí ó sì kéré tí bá kéré lọ́dọ̀ rẹ̀ aláwọ̀ òsì fẹ́lòmí ẹlòmí ọmọ pé irú èyí tó ti ẹ̀sẹ̀ fún lágbájá kó ṣe fẹ́ mi náà adúpẹ́ o ọlọ́run adúpẹ́ o ọlọ́run adúpẹ́ o ọlọ́run adúpẹ́ o bismillahir rahmanir rahim alladhina على على بذكر الله تتمئن القلوب الذين آمنوا وتتمئن قلوبهم بذكر الله ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sì fi ìdárúkọ ọlọ́run ọba tí wọ́n fi ṣe àwà tí ń sọ wọn wọ́n fi ìdárúkọ ọlọ́run ọba sí ẹwà tí wọ́n fi ń gbáyé wọ́n fi ìdárúkọ ọlọ́run ọba ṣe kọ́kọ́rọ́ tí wọ́n fi ń rí ṣe wọ́n fi ìdárúkọ ọlọ́run ọba ṣe àṣeyọrí wọn nínú ayé wọn tí wọ́n ọ̀fọ́lọ́run ọba ṣe rí nígbà kan lóòrèkóòrè lásìkò kásìkò ọ̀dá ti máa ń lọ́kọ́ lọ́bọ̀ wọn fi sí kéré láàá wọ́n ti gbà pé báhàn bá ti gbogbo pọ́blẹ̀mù wọn tẹ́ ti dárúkọ ọlọ́run ọba àìláàjù ni ṣefáàrù ni ìwòsàn ni àṣeyọrí ni àwọn tó bá ti gbà bẹ́ẹ̀ lọ́kùnrin tó bá ti gbà bẹ́ẹ̀ lóbìnrin aláà bèbé kéré ńlá ألا بذكر الله تطمئن القلوب ألا بذكر الله تطمئن على بذكر الله تتمئن القلوب على بذكر الله تتمئن القلوب Ẹ̀dá kò dá lọ́dá ọ̀pẹ̀ náà. Àbẹ́rẹ́ kìí lọ ọ̀dá ìdínà ìrìnà lọ́kúlú. Àtẹ̀kì rí rí dáa pè ní rúhù tá lọ́dá. Ẹ̀ àtẹ̀mí burúkú tàà pè ní náùsù àti tí mọ́ yí kiri ni àbẹ́ yìí ni ta láàkà ìdí ṣẹ nígbé wáyé èyí lọ ẹ̀kọ́ ta pè ní ákìlù gbogbo ara wa ọwọ ọwọ́ ta fi mọ̀ nǹkan ẹsẹ̀ ta fi rìn ojú ta fi ta Aha ti ń ṣiṣẹ́ èrò wa ti ń lọ tí ń bọ̀ gbogbo oríkèríkè ara náà Allah bàbá fẹ́ ìfọ̀kànbalẹ̀ fún àwọn oríkèríkè yìí nǹkan ṣe wá létí ń ṣe wá lọ́wọ́ ń ṣe wá lẹ́sẹ̀ ṣe wá nínú ọba tó dáa ní ká lọ bá ọba náà Ade, láàpíká lè tó rí tuntun míì lórí àfá Yunus àtijọ́ rẹ̀ lórí ẹ̀yẹ lólùfẹ́ ládùgbò wa yìí àdúgbò wa Yákàndé Ajangbadi èyí tẹgbà wá lálejò tẹgbà nẹ́bí lálejò lára wa fún àti ìbá ìdìwò yọ ọdún tí mọ́ ọlọ́run bí i àmùkátà wa. Àmín. Bọ́lá محمد رسول الله صلى الله عليه وسلم الله الله الله الله الله قوم سوكي الله الله الله الله قليل وعدين يدوبك الله الله الله الله الله الله الله الله الله الله الله

Allah Allah, Allah, Allah,

لم يكن له الله lórí ọmọ wa lórí aya wa ọkọ̀ lórí ọjà wa Oh,

ayé ọmọ mímọ̀ ẹ̀tọ́ ọ̀ṣá Wọ́n á lẹ́ àpọ̀bọ́ ìhà kọ̀dí. Ó jìlè bí i rẹ̀. وهي عليك يسير وادرا فún Ọlọ́run láti ṣe fún wa amnun alaina bi qada'iha Ọlọ́run fi wá lẹ́bi balẹ̀ kó gbàdúà wa ya akramal akrami Ọlọ́run lọ́ba tí pẹ́ ni léjú wa ya asra al hasibi Ọlọ́run lọ́ba tí tesiro jù ya ajwad al ajwad Ọlọ́run lọ́ba tí tọrẹ jù ya wọ́n لأنه رب العالمين. انت يقول يا بابا بابا يا سامع كل نجوى أقوى الله بعده من قد داريوه يا قريبا غير بعيد ìwọ́lọ́ lọ mẹ́tò sí àwọlá tó bá ń bá nẹ́jú يا جابر كل مكسور gbogbo tó bá ìwọ́lọ́ lọ mọ́ sẹ́rọ̀ tó bá يا حاضر كل ملئ gbogbo bí táwọn èèyàn bá sí ìwọ́lọ́ àmọ́ bẹ́ẹ̀bẹ̀ náà bákan náà يا قريبا tó jìnà موقفا الغرقا يا منجي الهلقا Ìyá mọ́kùnlẹ́sìn alẹ́hárìká. Wọ́n ọlọ́run ọba lọ máa ń ṣe ẹni tó bá dọ̀ sí wọ́n lọ́wọ́ ọba máa ń tẹ́jì ilé ìlmọ́lẹ́sẹ̀jì òun. Wọ́n ọlọ́run ọba ní gbogbo tí gbogbo ẹgbẹ́ ọ̀rọ̀ ìtàwọ́kàlà aléhìn ilmọ́tàwọ́kìlò. Wọ́n ọlọ́run ọba ní tàbí bẹ́ra dé ọlọ́run. Ìyá gíyàtà ilmọ́sàfẹ́sì. Gbogbo ẹ tó bá tẹ̀rì wọ́n ọlọ́run ń gbàgbà wá. Àkífnà. Ọlọ́mọ́ta gbọ́wọ́ lọ́wọ́ àìmọ̀ ọmọ́ta fún ọlọ́wọ́ ọmọ́ta gbọ́wọ́ lọ́wọ́ àgbákò àjẹ́ ọmọ́ta fún ọlọ́wọ́ fún ọlọ́lá Allahumma min al-bala'i wal-waba'i wal-hammi wal-gham. Ọlọ́run gbọ́wọ́ níbi àdáwò níbi àlùbá níbi olùsílẹ̀. Wal-falahi wal-najai was-sa'adati wa ridha minka ya rabbal alamin. Fatiha, Salatul Fatiha, ara wa dárúkọ ọlọ́run ní àti ìdátó àmọ́gẹ́bí àsìkò ọlọ́run la fún lẹ́tọ̀ ti ẹni àwọn àfàṣìnẹ́bì ní ti ẹ̀ náà àwọn àyínsọ àwọn tí ma bá jí sí yọ́ àjájú báyìí pẹ̀lú àwọn sàájú rẹ̀ yọ méjì yọ́ gbé látọwọ́ tó báyìí yọ́ àtàwà fún káàkiri láfi dákọ̀ àdínẹ́bì bẹ́ẹ̀ bá ti sẹ́wọ̀n pọ́lọ̀ ńlá lẹ́pẹ̀ aláàláwí àwọn adákọ̀ tànàbí ní ọba wá dákẹ́ bí tànàbí àwọn jẹ́ pé ọ̀fẹ́ kádùá tó sí ọgbànù torí sàdá kí àdúwà táa sí àtọ́lọ́ta dákọ̀ òun ni àsàlátù ànàbí táa sí àmà wá wí tọ́tún

سلام على سلام على النبي سلام على سلام على سلام على سلام على النبي سلام على النبي سلام على النبي سلام على الأسر وعزم الحاجة على الحاجة

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله رؤيا بالحق لتدخلن المسجد الحرام قلنا المسجد الحرام إن شاء الله آمنين مبلكين رؤوسكم ومقصرين لا تخافون وعلم ما لم تعلموا وجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى دين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله محمد رسول الله ركعا سجدا يعتبون فضلا من الله ورضوانا يبتغون فضلا من الله ورضوانا فيما هم فيما في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثل لهم في الإنجيل كبرين كبرين أخرج شطاه وعذره والسكن والسال سوقه يعجب الزراع ليجيث بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا صلحات منهم وزبرت مواسرا عظيما صدق الله وعلان العظيم kí lọ́lọ́run fi kí ọ léèyàn láyé ìjọ mọ́ kí lọ́lọ́run fi pè mí léèyàn láyé ìjẹ́ mọ́ mọ́ àbí mọ́ mọ́ torí ẹni tí a bá sọ́dì ara rẹ̀ kò ní dúpẹ́ fọ́lọ́run mọ́nà àfánà sọ́hù wàkàdà aráfàrà àfàrà àwọn oníṣúfí lórílẹ̀ من عرف نفسه فقد عرف ربه ẹni bá ti dára rẹ̀ mọ́ yọ́ mọ́lọ́ ẹni bá máa rẹ̀ dáadáa tó ma kí kékí ni positive ní ara wọn tó sì kí ni negative kí gbogbo lọ́gbọ́dọ̀ kanra wọn kí lọ́gbọ́dọ̀ kanra wọn ní ara rẹ̀ kèkí ó kèkí gbò sẹ́wọ̀n gbọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ Yorùbá ìjìnlẹ̀ wọn ní àbá mú èrí létí èèyàn gbọ́dọ̀ bíbọ̀dí èrí etí rẹ̀ tọ́ bá ti mú tọ́ bá ti fi bọ̀ tí Ọlọ́run bá sọ ní onídálìkì àmàjọ́ náà wọ́n ló ní méjèèjì o tọ́láfà sọ pé tàwà òkà fíkà wà máa tẹ̀ṣe ọrọ̀ wọ́dá òkà wà máa tàbù sọ́rọ̀ wọ́dá àṣàbò

ẹnìkan máa ronú sí rẹ̀ léṣe ẹjá àjọ annabi Muhammad sallallahu alaihi wasallam ẹjá àjọ ọ̀gá wa ó sẹ́ ńlá annabi tí ò ronú bínú sọ́lọ́run rí sallallahu alaihi wasallam annabi tí máa dúpẹ́ Anábì tí máa fògùn fọ́lọ́run, anábì tí máa fẹ̀yìn fọ́lọ́run, yóò ni wọ́n ronú pé ò lówó lọ́wọ́ sí, yóò ni wọ́n ronú pé ò tí bí máa, pì tí kọ́lé, ìdàbí lágbẹ́já ìdàbí tẹ̀mẹ̀dò ìdàbí dólà a lè dàbí ara wa sàbí ìrúwà òbí kàlá ẹ̀lẹ́ Alẹ́bí alákọ̀ọ́fọ́jọ́ wọ́n lẹ́bí kọ́ يشاء الله إنه يعلم الجهر وما يغفر تزكى ونفلا فلاما تزكى قد أفلاما تذكى تزكى قد أفلاما تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وابقى قال بالصوت لهم ọ̀rọ̀ sókí tí ò ní gùn bọ̀dá mi ẹ̀yin láńlọ̀dù aládùúgbò ẹ̀yin olówó àdúgbò tẹ́bá jẹ́ mùsùlùmí òdodo tẹ́lẹ̀ lẹ́kọ́ sí ó ń sí ọlọ́run láti ní lọ ẹmọ́tùnbanú látọ̀lọ́lẹ̀ má sọ̀rọ̀ ní bú ẹkún má pẹ̀ mọ̀ tí rí ṣe kí ọlọ́run ní ṣẹ̀bí ọ̀pẹ́ kálá ẹbá rántí bí àyìnlẹ́ sì ló lójú jù mí lọ ẹni subhanallah mo ti wọ́ ló sí ìwọ́ ọlọ́run ààrẹ mo ti bímọ jù mí lọ ẹni subhanallah mo ti fẹ́ ló Owó ààrẹ lẹ́lẹ́ ní wọ́n bá tún wẹ́ ìwọ̀ wọ́n bẹ ẹgbẹgbẹ̀rún àìmọ̀yẹ ẹgbẹ̀rún lẹ́yìn tí tí ò lówó tó ọ, tí ò ríṣe tó ọ, tí o lásọ tó ọ, tí ò bímọ tó ọ, tí ò níláàrí tó ọ, tí wọ́n ti ẹ̀ mọ́. Rẹ̀ ọdá ọdá ọdá ọdá kan Nígbà tí ò ti lè pè wá kó tó dá wa, bẹ́ẹ̀ náà ni ò pè wá kó tó sásìkí wa. Ẹ ààdé jàsípá dúdú, ààdé máa bínú pa kúrú kúrú. Ẹ wà lọ bá bínú kó kúrú sọ́wà ká lójúmọ́ ni tó ṣe ṣe mọ́. Ó lọ lá bínú bínú kó pupa òdúdú náà ni ò ní tí ó bínú sásìkí. Torí bákan ya wa ló tàbá ti dóṣù mẹ́rin fàyú mọ́rún bí ká ti bẹ̀rẹ̀ sí kì yí wá àjálì yí wá àmẹ́lì yí wọ́sẹ̀ kí yóò na ọ̀sẹ̀ ìdún lápẹ̀ mọ̀láíkà fi kọ́ àsìkì rẹ̀ ilé tí ó nà láyé ẹlòmíì 100 ní àní kò ní ní ju 100 lọ sí èkó láyé ìwọ̀n ni ká bínú mọ́ ìwọ̀n ronú mọ́ kó wà lọ́lọ́run fi nǹkan sílá tí ó fi jẹ́ èèyàn láyé ọmọ ní kálukú ní kọ́lọ̀ wá tiẹ̀ tí ẹjọ́ níbo ni ìyé èèyàn mi wà ní ara mi Àlàbí Àlàbí ìbálàpọ̀ fọ́sọ́ ọmọ máa bẹ láàrin ẹ̀kọ́ yòrù èé sí láàrin wa ọmọ lágbàjá ti ayòrù ní ó sì ṣe bẹ́ẹ̀ fẹ́lòmí òun rìn lẹ́sẹ̀ méjì kò sì ó lẹ́sẹ̀ méjì kò lè fi rìn

wọ́n wá fọ́nà máa pé lọ kéwú ti máa lo kéwú rẹ̀ báyìí wọ́láyìí wọ́láyìí ẹlòmí kéwú ayẹrẹ tí ó sì máa bàánú jẹ́ pé bóun bá mọ̀ ni wọ́n bá ti kéwú kó wọ́n kàwé ṣe ó rí ṣe ẹ̀dá mìíràn lẹ́kan náà kàárí ṣe tó rọ́dọ́nà lẹ́bi oore tọ́lọ̀ ń ṣe fún ọkọ̀ mọ́ kò sì dúpẹ́ ẹ̀ tó ò sí rẹni tọ́kàwé ti tiẹ̀ pú ọ̀ pátápátá tá sí ìrìwé títọ̀

ní ìpìlẹ̀ tẹ́ẹ̀sẹ̀ rẹ̀ tí ó kọ́kọ́ jẹ́ láyé. Òun pẹ̀lú àwọn àmáníkà wọ́n fi ọdún méje àti ọdún méjìlá wọ́n fi fa wàhálà lẹ́yìn Fìrónà. Nígbà tí Músá wínú Fìrónà ó àwọn àmáníkà. Àwọn àmáníkà yìí òmìnira ni wọ́n. Músá bá wọn jà, ó bá wọn fa fìjínà lọ́dún kárin nígbà tó yóò tó kó láàrùn ìsí méje làwọn ní àmẹ́bì wọn sábájá ìsí èyí sí àwọn fìrónà méje nínú ọmọ ẹ̀yìn rẹ̀ tó wá ní kò náà ní kílá sí pé kárúnà ọmọ kéwù rẹ̀ ni ọmọ ẹ̀yìn rẹ̀ ni òun tó gbógun ti ànábì Mùsá ọmọ tọ́tọ́ tàbá rọmọ kéwù kan tó yà fìrónà sáfà rẹ̀ kéde tuntun kárúnà ti ya ọmọ bú sí ànábì Mùsá jò ní ọlọ́dún ti fi ẹ̀ ọmọ kan tó bá ti yakọ ẹ̀dá kìrèdì ẹ̀wọ̀ kankan bí tẹ́bà fi alẹ́bà mójúkú òkú sípànújẹ́ ńlẹ̀ kẹ́ni ọba mọ́núrò tó sílẹ̀ rárá pọ́kan bá ti yalá kan wọ́n kí ọlọ́sàmọ́ ti jò tó ti kárúnà torí ni gbogbo nǹkan ọlọ́run ti fi lélẹ̀ fún mọ́mì tí wọ́n bá gbà fàfọ́lọ́ ojú ò ní dààmú

nítorí kí ni ọlọ́run ka dára fáradá ọkádàra màálù ìpékọ́ máa kàn tó sì fi wo sílé ọwá kọ bí ó sì lo ìwo rẹ̀ nítọ́lọ̀ fún ọlọ́ òtí ìmọ̀ bí ọwà àti ẹjọ́ màálù ọkádàra kéèkéé kò léegun lára àmọ́ tọ́ Fáàdá àwọn afọ́nàmọ́ ipé oró rẹ̀ ń bẹ níbi ìrù rẹ̀. Lẹ́nìkan bá ti tọ́ ọ̀nìkọ̀ọ̀gán. Wọ́n sà fún ọ, tí ó lè dódà kéèké. Tọ́ bá dẹ́ ìṣẹ́ ni ọ, tí máa ń bọ̀ abẹ́sẹ́ ni ọ, sí mẹ́rin ni ọ, akéèké sì nù kò léegun láà. Nígbà tákéèké ní ìlọ́dọ̀ ọlọ́ tó bá ìwọ ojú bí èèyàn náà wá ní ní ìwọ lọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́. Wọ́n lè ní tọ́jọ́ ọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyí kéékèèké nú ejò wọn kọ́ erin kọ́ ẹ̀fọn kọ́ kìnnìún kọ́ ìkókò kọ́ ọlọ́run dákùnrin lọ́kùnrin ó fi jẹ́ òfin máa jọ́kùnrin sí ilá àbíbí ọba dáàmọ̀ lókù ìjọkùnrù àti jẹ́ zàkárù ọkùnrin lérí obìnrin kan bẹ agbára mẹ́sàn méje tọkùnrin mẹ́sàn tọkùnrin ẹni tó wá mọ́bìnrin ọkùnrin wá di gbẹ̀wùdá ní ah kọ̀ mọ orí tọ́lọ̀ ti fóhùn ní kò sì mẹ́ntẹ́ẹ̀lì ẹ̀rin obìnrin kan dára fàhàdá ọlọ́run kárẹ́ra rẹ̀ ó sì kọ bí ó ṣe lò aláǹgbá àti àlégbà sẹ́wọ̀n pé aláǹgbá làbúrò àlégbà tásọ̀ kan náà ni wọ́n bí àlégbà tébí bá pa áyọ́kà ìyanú lẹ̀ báyìí ni yóò tẹ̀ ya ha gbogbo tí ọjọ́ ọlọ́run sì kó síbẹ̀ fún kádàrà ọlọ́run kádàrà pé tébí bá ń pa ọ́ fàhádà láti ya wọ́n rẹ̀ síta gbogbo kòkòrò ọmọ àpàdé ọlọ́n kádà ọ̀gá wọ́n ma lọ jẹ́jẹ́ fàádá kọmọ̀gbà kọ́nà owó aṣọ obìnrin mi ń bẹ ẹsẹ̀ rẹ̀ láti ọlọ́run àpẹ̀ tí ń bá rìn tẹ́ bá wò lọ ẹ́ sì dàmú ẹwà láká yìí ti àfikọ́ mọ́ rìn yí báyìí ìnáà ni sàfúrá fi rìn wájú Músá ni wọ́n ní Músá ní adákan àti bọ́sẹ́ ìmájú ìbítà bá lọ mọ́jẹ̀ òṣìṣẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ ṣùgbẹ́bù. Ṣẹ́mù pé táyẹ̀ obìnrin máa rìn ìrìn nì lásán oní kí ọmọ sí ńlá káyọ ọkùnrin tí máa gbẹ́ tòṣì tòṣì. Kàdára faradá ẹwà ara lọ́fẹ́ lómi láyé, inú ò fi kọ́lé. Àwọn wọ́n ṣe prógrámù kánú tẹlifíṣàn wa ní wọ́n ń wo ẹwà ẹwà àwọn ní agbára egun ló fún bí àwọn tárísì bí àwọn mamadali ọmọ èèyàn lù tó bá lúyàn àlùsílése ní in tó sì fi jẹ́yàn láyé tí ẹnu kàdàrà fára dá ọlọ́wọ́ fún àwọn pẹ́ẹ̀lẹ̀ tí jẹ́ ọjọ́ àwọn bọ́ọ̀lù ànánú bọ́ọ̀lù làwọn gbá torí rẹ̀ ó sì fún àwọn tò nínà bí ilé ẹgbẹ́ lọ́gbà ní Abidjan lọ́hùn àwọn ti lórí ikọ́ yẹ̀kíní mẹ́mẹ́ táìtàí òun bẹ́ gbogbo wọn mẹ́mẹ́ tó jẹ́ sí pé tọ́lọ̀ ń fi sàwọn lẹ́sà tí wọ́n bàtẹ ìyànú tí owó anákápá bọ̀lẹ̀ pápá àmọ̀gbá bọ́ọ̀lù pẹ́lórí bá ti gbẹ́sẹ̀ bá yóò ni nígbàtá àfọ́lá àtọ́lá rẹ̀ síbẹ̀ àlẹ̀ní kọ dára ọkádàrá fáàdá ọwọ́fọ́nà mọ́ bàrísà tí ó máa lọ rí kọrin ó ti ṣe sọ́jà rí pọ̀pọ̀ náà gbé bàrí pọ̀pọ̀ sí wọ́n darí dé báyọ̀ ní alábẹ̀ sí sàwàdà àwàdà ọjọ́ orí kò jórí lọ́dọ̀lá lọ́dọ̀lá fún wọn àlẹ́rí ká dára fàhàdá ọkádàrá ni ọ̀rọ̀ ẹ̀rí ni ó sì níwà sínú wọ́n ní sèrésèré wọ́n ló ní tó fi kọ ìkọkúkọ nígbà ń pín orin òun pẹ́kò tó débẹ̀ ọwá ni ìwò ni wọ́n mọ̀ ọ̀tá ẹpàlẹ̀ gbogbo lọ wí Alẹ́bí kan dára bá dá ẹjọ́ làwọ́ ọmọ rò. Ẹpìn ẹpìn bí ẹwà ní ká máa wá rojọ́, ẹjọ́ làwọ́ rò yìí, ọwá jẹjọ́ ọ̀tọ̀ lọ́wọ́. Ẹ bá gbẹ́lú mi sí rédíò tí máa ń sọ ẹmà tó, ah, ó sì ti nílà ká ìwáyìí. Ọpọlọ lọ́lọ́run fi áásì kí ẹ̀ sí, ọpọlọ lọ́lọ́run fi agbára rẹ̀ sí bí àwọn scientists tí wọ́n ń ṣerú sẹ́wọ̀n yìí. Ọlọ́run kà dára wọn pé, ìtọ́ fi jẹ́ rẹ̀ nínú ọpọlọ rẹ̀ ni. الذي قدر فهدى الذي قدر فهدى Ìmá kọ̀kọ́ lọ́lọ́ ń bẹ̀rẹ̀ rí ọmọ ewé tó bá ti mẹ́rẹ̀ kan tó ìkankan yọmọ̀ jẹ́ jẹ́. Ẹlòmí tó ti mú kálámù tó bá báyìí tó sì wé

à ń jẹ́wẹ́ àjẹ́gbò kò nídi tí bẹ́ẹ̀ làwọn èmìrì kádàwà tó bá wá kọmọkó wa wá kádàmà ká má fẹjú mọ́ tẹni ẹlẹ́ni tẹni ọlọ́wọ̀ bá bá sì kí rẹ̀ sí ní àṣẹjẹ́ tó bá lọ jẹ́ àṣẹjẹ́ yọ́yọ̀ kò sí ní kó sì fọ̀nà kádàrà wa mà wá ọmọjẹ́ kúrọ́sì carpet torí pé ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wa sallam ọfọ́ òsìbí tọ́lọ̀ ń fi sí mọ́sọ̀wọ́ mọ́ bálẹ̀ kan àwọn náà ń kọ́ àwọn ànẹ́bí di àwá ní sayyidil awwalina wal akhirina òun la sáájú àwọn ẹ̀kọ́ iṣẹ́ ló ṣe jù wọ́n lọ ní àbáwẹ̀ ló pà jù wọ́n lọ àbáyẹ̀sù ló ṣe jù wọ́n lọ ẹgbẹ́ tí wọ́n lọ lótòó àwọn ànẹ́bí yókù ló sì bínú يوم الإسراء والميراج wata annabi ogun sama lọ wá dé Jerusalem gbogbo annabi ọlọ́run wá dúró dè níbẹ̀ àwọn sáájú ẹ̀ àwọn bàbá ńlá bàbá rẹ̀ wọ́n wá dúró dè títí kànẹ́bù ráìmà wọ́n wá jọ sọ̀rọ̀ wọ́n ṣe nẹ́fílà wọ́n ṣàdúrà wọ́n ṣe fíkèrí yóò mọ́ wá lọ sọ́mà wọ́n wá láwọn gbà fún kọ́kọ́ sáájú kírùn báwọn ìyẹn ni pé àwọn àgbàlagbà tí ó tako ọmọ ẹ̀yìn irú àwọn bàbá yìí

níwọ̀n tí mọ́lẹ̀ pẹ́lẹ̀ kan ò ní wọlé ìwọ́kọ́ láyé ó ti bá ń bẹ̀ ní mọ́ àpẹjọ́ lọ́n lọ pé wọ́n lọ fẹ́ du ogún fọ́mà rẹ̀ jọ́lọ̀wọ́ ó pín ọmọ rẹ̀ ní nǹkan tí ó jẹ́ ìfún gẹ́lùmí mọ́bà àwọn akọ́mọ̀bà jogún kí ní jogún ta ní pín ta ní kí ó lérè ẹ̀bí a máa dúpẹ́ fọ́lọ́run ni a sì mọ́lọ́run ní kálukọ́ ma kíláàsì ẹ̀ tó wà nínú ọ̀rọ̀ ń fẹ̀ jù báyìí lọ fẹ̀ jàsìkò yìí lọ bí ẹ bá mara rẹ̀ wà láì ìwọ̀n ni dàmú rẹ̀ ọmọ bí ẹ bá máa sùkútẹ́ kó wọ́n sùn tó máa sùkútẹ́ kó wọ́n jí nínú tàálìmù mọ̀tàálè wọ́n ní ilimul ahwal ilmù àdìyàn wà ilmù àhwàn ìmẹ̀ẹ̀sì àti ìmọ̀tàáfi ma kọ̀ndísàn bá bá àti gbọ́dọ̀ wà ìwọ́n ni pé bá àti mọ̀ wọ́n ara wá láàmà tó ẹ̀ká jẹ ní ìrẹ̀bá jẹ tí ọ̀pá nú mú yóò sẹ́rẹ̀ léṣe kìkàtà sí kéèkèèdì ẹni tí ìbá jẹ́ bàtọ́ bá tó ẹ̀bà wò ọ̀sà ní òmù bọ́ bá Anábíwa Muhammadu sallallahu alaihi wa sallama ọkọ̀ alẹ́kọ̀ọ́ tó dáa ó sì fi òye yé wa ó fi màmà wá ó lànà fún wa látara bá fi sáyé kìí bọ́lọ̀ ń dùn kankan kìí bọ́lọ̀ ń fa wàhálà in sọ fún àwọn sàhábà tulkiram nígbé inni ana basaru ẹ̀dá ni mímí sí náà láàálẹ́mù lẹ́fẹ́ ìbá ìmọ̀ tó pamọ́ wà láàkìdírò aláṣẹ́ ìmìn amòrì yìí sí lágbà lérí àti ṣe kankan lọ́rọ̀ mi innama amòrì ya indallá ọ̀dọ̀ ọ̀rọ̀ mi ọ̀dọ̀ lọ́lọ́wọ́ ọ̀rọ̀ pọ̀ tá nẹ́bí bá wọn sàábí sọ bẹ́ẹ̀ láti gbọ́lọ́ ń gbọ́ àmìnú bíllá ẹ̀sá ti gbà pọ́lọ̀ lọ́lọ́ wa aminu bil qadar ẹ ti gbà kádàrá gbọ́ ìgbàfọ́lọ̀ ìgbàkádà arágbà orí tẹ̀sílímù umur kájọ wọlé tá bá ti sàlámà al'amura lèlá ọ̀rọ̀ wọ́n ti àjíbá ti fẹ́ man sálàmà Allahu wa sálìmù lẹ́ìsà kàmá ليس كما يسه مسالم تجري المقاتل التي قدرت وإنهما لا يرد أدي راكمه وأنفوا من لا يرتدي راكبه تجري الأمار تجري المقادير التي قدرا وأنفوا من لا يرتدي الراكب وأنفوا من لا يرتدي الراكب كندري والتوري مغاربي ما سلام الله وسلم Ọlọ́run sàwọn kan láàrin nẹ́bì àwọn kí ó dà sí ń bẹ láyé nù bí tọ́ bá bọ́ sí láàrin ẹ̀kọ́ mọ́mọ̀ ọlọ́run sí àwọn kẹjú màláíkà ọdún mélòó méjì annabi màláíkà ọdún méjì ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run sí àwọn kan ní áùlìyàwó wòlí àfà wòlí pásítọ̀ wòlí ábìdì ọdún mẹ́ta ọlọ́run sí àwọn kan ní èmìrì ó lè jẹ́ wòlíì kó tó jẹ́ mẹ́rin ọlọ́run tàwọn kan lájẹ́ àtòsó ọlọ́run tàwọn kan lájẹ́ lú ọláwọn asáwọn kan ní a máa sírí mewé mego ológun àwọn méjèèjì tí ń jà sí ayé nù àwọn méjèèjì wọ̀nyí nǹkan kan lọ́lọ́run tọ́jú pamọ́ sí wọn lára tí ń tí wọ́n fẹ́ fi sáyé tán fẹ́ fi lo ayé gbogbo wọn náà ní ọ́fíìsì lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ ọ́fíìsì wọn wọ́n fẹ́ ṣiṣẹ́ lábẹ́ ọlọ́run ní ǹdọ́lọ́ fẹ́ wọ́n ṣe ni wọ́n ṣe ìtí ọ̀bá fẹ́ ni ká kí agbára fáàfáà kákò lọ́dọ̀ ọlọ́run ẹbọ ní òsàrí ni ká gbé agbára fáwà nábì àwọn anábì ti bọ́ọ̀lẹ̀ ìnáma anabásarò mìtìlùkùn ní olóòsẹ́ kẹ́kọ̀ọ́ èwo ni káwàá tàtà àbájẹ̀ gbẹ́gbẹ́ra fún màláíkà mọ́ pa gbẹ́gbẹ́ra fún màláíkà náà ẹbọ ni pa gbẹ́gbẹ́ra fún ànábì náà ẹbọ ni pa gbẹ́gbẹ́ra fún àfà ẹbọ ni táwà gbẹ́gbẹ́ra fún àjẹ́fóso táà gbẹ́gbẹ́ra لا يرد جير أبيمو Lọ́wọ́ kádàrá, ọmọ ẹ̀pá jẹ bá rẹ̀ lájẹrí, àbá àgàbárí, ó tó sì bá rẹ̀ lóṣòrí, ẹni tó wọ́n àfẹ́ tó wọ́n ìbá tẹ jíjẹ́ àjẹ́ afẹ́ fún ni. Ẹlákùn sí àjẹ́ wá lè tètò ààrẹ. Ó lè hẹ́ lórí ilé mọ̀, àmọ́ kò lè yẹ tó ọ̀rọ̀ ààrẹ. Ètò ọlọ́run àfá àtàfẹ́ àfá àfàfá àfàfá sáàfá lè yẹjọ́ wà rẹ̀ ọba ṣe ìtòhùn ọba tí ilé oṣó lọ́ọ̀dọ̀ àjẹ́ tí ó lájẹ́ lọ́ọ̀dọ̀ oṣó tí ó alẹ́ àfá lọ́ọ̀dọ̀ ọmọ kí ó tí ó lọmọ kí ó lọ́ọ̀dọ̀ àfá tí ó alẹ́ ọkùnrin lọ́ọ̀dọ̀ obìnrin yóò ju ọkùnrin rẹ̀ nù pàtí wà lábá dé dé àwọn obìnrin náà máa pé àbálágbẹ́rẹ́ ìbá sì jẹ́ àti ìbá ọ̀rọ̀ bàyẹ̀ jù lóòtọ́ man sáàlẹ́bà lọ́wù ẹni ọlọ́run bá ní ọ̀pẹ̀ lálàáfíà láyé fúwà sáàlẹ̀ ọ̀dọ́ lálàáfíà ọ̀rọ̀ mú lóògùn kọ́ ẹlọ́ yẹ owó lé lóògùn òkú ìlàáfíà ẹ̀gbọ́ òdodo ọ̀rọ̀ lámbára wá sọ ìdíbò olídí là ń ṣe kẹ́ẹ̀lẹ́ fi sáré mọ́ níwọ̀n kẹ́ jùkú lọ́dọ̀ ọlọ́run Ọlọ́run tó ṣe ilóbìnrin yóò fún yín ní tẹ́ẹ̀fì lóbìnrin tẹ́ẹ̀fì gbádùn ayé yìí tó wà lóbìnrin máa ń tẹ́bí ọkùnrin ọdá ayérú àbẹ́dẹ̀dù ọlọ́run rú ní ẹwà ìdẹ̀dù ọlọ́run rú kàá sí mi kò ní lálàáfíà ọgárì bí gbé títí tóbi tí a sọ̀hun ẹjọ́ yé yí jù bẹ́ẹ̀ lọ kágbà fọ́lúwà ní sinmi o kágbà fọ́lúwà ní sinmi kádàrá òsè kọlá ìgbà kágbà fún olúwa ní fíìmí. Kàgbà bọ́ olúwa ní fíìmí, kàgbà bọ́ olúwa ní fíìmí, kádàrá òsè kọlá ìgbà kágbà fún olúwa ní fíìmí. Kàgbà fún olúwa ní fíìmí, kàgbà fún olúwa ní fíìmí.

Àwọn bàbá wa jọ sàdúwà wà kalẹ̀. A ti àtìmáwò láìlè sílẹ̀ délẹ̀ bọ́ máa ti sílẹ̀ kan. Ó dùn mami mú ti bá ìjọ yìí, àtàyè yìí. Ó sì dùn mami tọ́lọ ní káwọn náà lè wá torí ọfẹ́ má ti wá mú ní àìwọ̀ ọlọ́run. Òní ni wọ́n ń so ìgì ọmọ wa kẹ́tí lọ ayé ẹ̀. Ọjọ́ tá a dá tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni, ọjọ́ wọn ayé lọ́wọ́ torí pé jíjáde tó jáde ní markaz ọkọ̀kọ́ ṣe sàbí ọdún mélòó kan wọ́n wá ń wá títà ní Ṣàgámù àwọn awádọ̀ mímú ní àfáàrínsà wá lọ Ṣàgámù kò sì gbó alẹ́nu ọlọ̀ Ṣàgámù àsìkò náà ni ráyọ̀tì haúsá pẹ̀lú Yorùbá ṣẹlẹ̀ ní ọlọ́ni ọ̀pá síbẹ̀ ibi tó wá lọ sí ọwá dúó ń bẹ̀ ó ìlú ni wọ́n ti san fún bẹ́ẹ̀ ọwọ́ adarí wálé wọn ni pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run sì kìí ẹ̀nà fún ọ ọlọ́run ọlá kí tímọ́tọ́ lọ sí lọ́wọ́n ọlá tí ó kàá dàm jẹ́ àmà rẹ̀ yóò lálùbáríkà gbà ọmọ ọlọ́mọ tí ó kó fún ọjọ́ wọ́n yè mọ́ lọ́wọ́ ọlọ́run fi wọ́n sọ ló kọ rí tọ́wà dùn ọ́nà inú lérí àmọ́ ti ẹ gbogbo ẹ̀yà afáàtẹ wà ń kàlẹ̀ tẹ pọ́n wálé ọlọ́run ọkùnrin lé o ó kọ́ lọ́mọ́kànlélọ́gọ́rùn-ún sáà kí ó túbẹ̀ ẹ̀yin bàbá wa láńlọ́ọ̀dù tẹ́ gba àwọn àfáà sílé àfẹ́ ẹ̀gbá wọ́n ní láńlọ́ọ̀dù wọn ní tó fi mú láńlọ́ọ̀dù rẹ̀ jáde bàbá náà ń tọ́jú ẹni ọlọ́mọdà yìí náà láàmú èèyàn lásà láti ti ẹ̀ náà dákun máa dákọ̀ àfákọ̀ kan tẹ́jọ wà ládùúgbò yìí bàbá wa Suleimana bàbá Ali bàbá olókọ̀ mi Dáúdà bàbá Musa àfáà kan àfú ẹ̀ ẹlọ fi 99 names of Allah ẹlọ fi tẹ ìmí ọlọ́run ẹbí tẹ̀lé ọdá ilóhun òun náà láfẹ́ kí àwọn afọ́ọ̀kì fún ánsì kálùkọ́dà níyàn lẹ́yìn eléyìn àwọn àfáà ọ̀sàdúrà àfikọ̀ àfáà wa ń di rókò tó jẹ́ tí a mọ̀nà àwọn mùkàtàmùn òun ni ó ṣe útúbà rẹ̀ lẹ́yìn yíò àwọn bàbá ọ̀sàdúrà sí ká máa lọlé Bismillah ẹ̀dà níyàn yí dáadáa wọ́n ní ká dáa dáadáa bẹ̀gẹ́rin àtẹ̀yìn olẹ́ tó wà ń bẹ̀. Bàbá Dáúdà, ẹ̀yà ẹwà kí àsùnmọ́ ọlọ́lẹ̀ sí ilẹ̀ tí kèèkèé. Wọ́n ní kí ládàá lọ bá wọn fáwa. Àwọn bá ṣe rẹ̀ Adam. Kí ládàá rẹ̀ lọ bá wọn fáwa. Bàbá ìdápọ̀ láti kó lọ bá fáwa. Bàbá apakátọ̀ ní wùrìdí. Bàbá ṣe omúsájì gíìsì bàbá wa ìsìn yóò bí wá bàbá wa Ibrahim Niyas bàbá wa Ahmad Tijani bàbá wa Nasiru Kabara bàbá wa Abdul Qadir Jilani kó wa bàbá gbogbo àwọn sàábí ànẹ́bí àtàwọn bá bí wa tọ́tọ́ wa wá wọlá àwọn àdúrà tàṣe lóde ọlọ́mọ jàgbà inú ṣàbá ńlá wà yìí wọ́n ní èyí àyàfi tó ń tọ́wọ́ bá nígbàgbọ́ sọ́dọ̀ ọlọ́run ló káàkì mọ́ sí lẹ́rì kan wọ́n ní kájà níyàn dáadáa Allahu Allah la ilaha illallah Allahu Allah la ilaha illallah Allahu Allah رحيم الله المالك الله القدوس الله الله المؤمن على المؤمن على أحدث على أذكر الله إلا إلا أنا خالق الله àlébáre ọ̀hànlá. Alégàfáró àlá Alégàfáró àlá Alégàfáró àlá Alégàfáró àlá Àlọ́ máa bẹ̀rẹ̀ wà láàá. Àṣẹ́ ìgbò àlá, àrẹ́lá, Allah, àrẹ́lá ṣàkó àlá Alẹ́wàjílò àlá Ẹgbàwéjò àlá Ẹgbàwéjò àlá Alẹ́wàjílò àlá Alẹ́wàjílò àlá Alẹ́wàjílò àlá

àrùn àlàáfẹ́

Ọba tí ń ṣe gbogbo ọ̀nà àjọwọ̀ rẹ̀. Àlọ́wọ́ àjọwọ̀ rẹ̀. Ọba rẹ̀ lọ́wọ́ ìlànà ẹ̀kọ́ ọ̀rọ̀

bàbá àṣẹ àṣẹ Mọ̀láyá wà níwọ̀ wá. Àwà. Alhamdulillah. Alhamdulillah. Sọ pé Alhamdulillah. Alhamdulillah. Ẹ tó jẹ́ kínú mi ọmọ Dubai ní wípé ní ọ̀dọ̀ bàbá wa Mọ̀láyá Sheikh Daud Alfadla Abdulbashir. Adámàláwò Hayata Sheikh. Èmi ni àkọ́bí. Gbogbo àwọn ilé ni àbúrò. Mm-hmm. Ah, ọlọ́dún dà. Ẹbá pẹ̀ ẹbá pẹ̀ wà àwọn àbúrò mi ní pẹ̀lú òkú ọlọ́run bí bàbá wa mọ̀ láàrẹ́ Sheikh Daud al-Fallaf al-Majidi ẹlẹ́ bí wọ́n ṣe tún kó wá síwájú ọlọ́run lọ́dọọdún tí ó sọ pé mo tún kó wọn dé ìlú Àwọn bá ṣe ní sí ṣàbá. Bá ṣe ṣe lọ́dọọdún. Èyí tí bàbá kó wá síwájú ọlọ́run lẹ́ṣẹ̀ àti ìjẹ́ tẹ́. Ìmí ìlú tún jẹ́ yìí. Ó wà àbọ́ ò ní wá. Ọjọ́ kádàrá. Àlàkẹ́, ò ní wá. ní wá. Ṣẹ́rí tí àwọn àbúrò mi bá ń ṣe kan tí wọ́n bá rí ṣe báyìí, tí wọ́n bá inú mi máa dùn. Àlúrù ààrà aláìlà àìdá aláìlà Àwọn aláàkùnrin àwọn aláàkùnrin